الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين إليتي يا شيء لايف أروا كين ونني رتوني ṣe pẹ̀lú wípé kíni kan tí àwa mùsùlùmí fẹ́ ṣe tí

ọlọ́run yìí lọ́wọ́ yóò dẹ̀ fi ẹsẹ̀ yìí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ayá mi tó wà nínú sọ́rọ̀tù nur akayẹ́nà ilé tí a wá ṣe yàlá ilé ni òun náà ni duwahu al bóò ni ya sì mọ́n ṣe duwahu al-istikhara duwahu al-istikhara òun ni duwahu tí èyàn mọ́n ṣe tí èyàn ma fi ń kó nǹkan àwọn nǹkan tó bá ń jẹ́ problem fún yàn tí a ma fi ń kó sí wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala mo fẹ́ fẹ́yàwó ni mo fẹ́ mo fẹ́ gbaṣẹ́ kan ni mo fẹ́ bẹ̀rẹ̀ business kan ni àbí mo fẹ́ ṣe anything báyẹn lè tó ṣe pé ewu àwọn kan báyí ń kọ́ in tó yẹ kíyàn ṣe níbi kíyàn fi kíyàn gbé sí ọwọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí ọlọ́ọ̀ba nìkan ló nímọ̀ jù ọlọ́ọ̀ba sì ló lágbára nígbàtí wo ti nímọ̀ nípa tí ó ṣẹlẹ̀ lọ́la tó sì lágbára in tó ẹkíyàn ṣe náà ni wípé kíyàn gbé sọ́wọ́ ọlọ́wọ́ bá tó lágbára láti ṣe nǹkan fún yàn kíyàn dẹ̀ fi sí abẹ́ ìkápá rẹ̀ pẹ́tọ́ ọlọ́wọ́ bá wo kí ní yíò in lágbára láti ṣe ìwọ nìkan náà lè ṣe an Jabir radiyallahu anhu qala látọ̀dọ̀ Jabir kanú àwọn sahaba kọlọ̀kọ́ bá wa yọnu sí wọn wọ́n sọ wípé كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن النبي صلى الله عليه وسلم إما قواني استخارة إما شيء استخارة إما قوى لما رسول الله وبا gẹ́gẹ́ bí ṣe mọ́ ń kọ́ wa ní àyà kùránì ni ìtumẹ̀ ní pé anábí mọ̀kọ́ wọn pé tó ويا fẹ́ ويا báyìí óyá nǹkan báyìí duwata anagbiwa mọ́ kọwa ní anagbiwa mọ́ sọ fún idha hamma ahadukum bil amri tí ìkọ̀kan nínú yín orokan ọ̀rọ̀ kan tó bá tọ́rọ̀ kan bá dìbà ọ̀rọ̀ tó wà muhim tó lágbára gan ọ̀rọ̀ yìí ka dìbà falyarka rak'atayn kó nítọ̀ ń kó kẹrùn rákà méjì min ghayril farida àmọ́ kìkín sọ̀rọ̀ yẹn ìtumẹ̀ ní pé kí n ṣe ṣúbúhì lókì tó ti wá ṣe dùáhù alistikhara o ti kí ṣúbí tán báyìí normally ẹ̀ ókè anẹ́bì ní fàlìyàsọ́lì rọ́kàtí ṣe rọ́kà méjì mìnìgọ́yìn ìfàrídọ̀ àmọ́kẹ̀kí ṣe wọn rẹ̀ yà ẹ̀ṣù ìtumẹ̀ ní pé o lè ṣe istikhara níbi allahumma inni astakhiruka bi ilmika ọlọ́wọ́ ba èmi ń ṣe ìtumẹ̀ ní pé mo ń gbé alámàrí mi mo ń gbélé wọ ọlọ́wọ́ ba lọ́wọ́ bi ilmika pẹ̀lú ìmọ̀ tí ọlọ́wọ́ ba ní ọlọ́wọ́ ba mo fẹ́ ṣe nǹkan báyìí o mo wá ń gbélé wọ ọlọ́wọ́ ba lọ́wọ́ o pẹ̀lú ìmọ̀ rẹ̀ wa astakdiruka bi kudorotik àti pẹ̀lú agbára ìwọ ọlọ́wọ́ ba mo ń fi kí ní ìsábẹ́ agbára ìwọlọ́wọ́ba torí pé wọlọ́wọ́ba náà ló lágbára wa as'aluka min fadlika al'azim wa as'aluka min fadlika al'azim mo wá ń bẹ ìwọlọ́wọ́ba látara fọ́dù rẹ̀ látara ọlá ìwọlọ́wọ́ba tí fi lágbára fa innaka taqdiru wala aqdiru nítorí wọlọ́wọ́ba ìwọlọ́ lágbára o èmi ò sí lágbára kẹ́kẹ́ fa innaka taqdiru wala akùdẹ̀rùn ẹwọ dùwáyì bá dùwáyì yóò tún mọ́ kọ ẹrú ní bẹ́yẹ̀ ṣe mọ́n yẹpẹrẹ ara yẹn síwájú ọlọ́run ọba ipétọ́ ìwọlọ́run ọba ìmí ò lagbara. kẹ́kẹ́n ìwọlọ́run nìkan náà ló lágbára wà táàlàmù wàlà àlàmù ìwọlọ́run ọba nìkan ló nímọ̀ ìmí ò nímọ̀ kẹ́kẹ́ o wà anta allamul ghuyub kódà ìwọlọ́run nìkan ló nímọ̀ nípa gbogbo mọ́ kọ̀kọ̀ ẹ̀sùn tàwíìdì báyìí ìṣẹ́ ọlọ́ọ̀bá lọ́kà ṣoṣo níbi gbogbo tó jẹ́ àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba ah níbìlì pé bàbá kan wà tó ń lágbára láti ràn mí lọ́wọ́ bíbí ǹǹ fa innaka ta'lamu wa la a'lam wọ́n ló nímọ̀ èmi ò nímọ̀ wọ́n nìkan wọ́n ni wa anta allamul ghuyub ìwọ́n ló nímọ̀ kọ̀kọ̀ allahumma in kunta ta'lamu anna hadha al-amr ìwọ́n lọ́wọ́ bá tó bá wá mọ̀ ike tọ́ gbà tó ṣe kí mi ò nímọ̀ tó bá mọ̀ pé ìyàwó mo fẹ́ fẹ́ yìí business tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí iṣẹ́ tí mo fẹ́ máa ṣe yìí tó bá mọ̀ pé iṣẹ́ yìí o àtàwọn nǹkan tí mo kó síwájú Ọlọ́run Ọba yìí o khairun li fi dini wa ma'ashi ó dá fún mi níbi ẹ̀sìn mi ó sì dá fún mi níbi ìgbésí ayé mi wa akibati amri wa akibati amri ó sì dá fún mi níbi ìgbẹ̀yìn mi ó dá alìkìyàmà mi ò ní bàjẹ́ ẹlòmí olówó lóòtọ́ yóò ti ṣiṣẹ́ láyé yóò lówó alìkìyàmà wa kọ́ ẹmọ̀ wo ọlọ́n tó bá mọ̀ pé nǹkan tí mo fẹ́ ṣe yí o a ó kí ní ẹ̀dà fún mi o fàkùdú hùlí wàyẹ̀sí hùlí ọlọ́n bá dákùn bá mi fi sínú kọ́dàrù mi bá mi jẹ́kù wà nù kádàrà mi ọlọ́n dákùn jẹ́ wà nù tó ti kádàrà má wá jẹ́ kó rọrùn fún mi láti ṣe thumma barik li fihi lẹ́yìn ìgbà yẹ̀wọ̀ ọlọ́wọ́ bá dákùn wá fún mi wá fi eh, albaraka ìtumẹ̀ ní alékún orí dákùbà ń fi sí wa in kunta ta'lam ọlọ́n tó bá wá mọ̀ anna hadha al-amr ipe amúrù yíò ọ̀rọ̀ tí mo fẹ́ dáwọlé yíò ṣàbùrùn lè fi dini wa ma'ashi wa akibat amri kíní ẹ̀sìn yóò bàjẹ́ tí ń bá ṣe bísínẹ̀sì tí ń bá ṣe ẹ̀sìn mi ayé mi gbogbo ma'ashi mi bàjẹ́ nù alkiyama fasirifu anni wasirifni anhu ọlọ́ọ̀bá gbé kó fún mi gbé jìnà sí mi gbé mi náà jìnà sí ẹ̀jọ gbé wa jìnà sí rawa ẹ̀wọ́bí ẹ̀sẹ̀ máa ń se ló fi jẹ́ èyàn òkín mùsùlùmí èkí ń ronú ẹjẹ́ ẹmẹ́jẹ́ ká mọ́ ronú mọ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbẹ́sìn ọlọ́ọ̀bá yé ṣe èyàn òkín ronú pé à business yìí 10 million àyọ́rọ̀ kọ́kọ́ gbé síwájú Ọlọ́run bá ná wọ́lẹ̀ tó wá gbé kìní yìí tọ́nà tí kìní ò bá tó ti gbé síwájú Ọlọ́run pẹ̀lú yakin pẹ̀lú àmọ̀dájú wípé ah, Ọlọ́run bá nìkan ló lórí ẹ̀ tí dùn feel one happiness láti ya ẹlòmí báyìí òun ó torí ẹ̀lọ́pọ̀ wọ́n lọ pọ̀kùsọ ní pé ah mo ṣe ṣe tó business padà bọ́mẹ́m lọ́wọ́ 20 million bó ní ah ọlọ́ọ̀bá kí ni mo wá ṣe fún ọ ẹlòmí gẹ̀lẹ̀ dìkẹ̀ fèrí nítorí ẹ̀pẹ̀ mí ẹgbà kọ́lọ̀ wà gẹ̀yàrí tọ́lọ̀ bá wà kí ló dìkì ní òfin bọ́ sí ah sí o mọ̀ bóyá tó bá lówó yìí tó bá lè rich business yìí bóyá tí ó bá lè kí á mọ̀rẹ̀ jẹ́ ní ẹ̀ṣọ́ mọ̀ ní mùsùlùmí èyẹ́ mọ́ ní ìmánì ni kò tí yẹ báyìí so ọlọ́ọ̀bá tó bá rí pé kí ní yóò dá fún mi o kódà kò sí bó ṣe lè pọ̀ tó kò sí bóbìnrin yìí ṣe lè dá tó kó rẹwà lóbìnrin kó ṣe gan ẹlòmí ò dá yóò dá lóbìnrin yóò lẹ́sìn yóò ní gbogbo nǹkan àmọ́ kò dá fún wọn kò dá fún wọn ìwọ́n tó bá gbé sí mọ́ normal human feeling yóò kàn feeling pé yóò dùn yẹ̀ bákan bákan pé kí ní ò dẹ̀ wá temshi wo kama lọ́n ti ẹni kí wo ọlọ́n ti ní òbó sínú wo ọwà alhamdulillah hakadha yakunu al-muslimu al-mu'min bí musulmi ṣe mọ́ ronú ní bí mu'min ṣe mọ́ rílẹ̀ so waqdur li al-khayra haythu kana thumma bihi thumma rabdi ibi tí dada bá wà dada ní kò kọfí mi kò wá jẹ́ se mílẹ̀ ní tí ó lè yọnu sí dada bí yẹn ṣe mọ́ ń ṣe du'ahu al-istikhara lele inṣáàlá tí àsìkò bá gbẹ̀rọ ma ṣe ya print out do ahùyẹ bí a ní English àti ní transliteration so bí a ma pè fún àwọn ọmọ yàwà nínú ẹ̀sìn oníkálùkù ló lè ká ó dá kí yàn ha sórí gan ni kí yàn mọ́ lórí so tí yàn bá ti ṣe náàfi ó kíra káà méjì yíò dẹ̀ ọlọ́ọ̀bá amúrù yìí ọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ yàwó mo fẹ́ gbílé ọlọ́wọ́ business tó tí mo fẹ́ bẹ̀rẹ̀ mo fẹ́ gbílé ọlọ́wọ́ ẹ́ intanẹ́bí kọ wa ká mọ́ sí lélé yóò kìí ṣe ike mo sí sọ́bù tuntun ẹ̀yìn àfá ẹ̀yàbá ń sọ kùránì kùránì tọ́lọ̀ ti sọ̀kalẹ̀ fáàni nẹ́bì láti 1400 years ẹ̀yàbá ń sọ̀kalẹ̀ ní sọ́bù tèmi báyìí ó kí wo ó kí wo ó gbàwẹ̀ ó jọ́sìn fọ́lọ́run tẹ́ bá ń sọ pé kẹ́ ìntọ́lọ̀ ni a ṣe ni wó kọ́lọ̀ ń sáànú wá àrámù ta ni ọmọ jẹ́ olóun jẹ́ o àdúrà tàbí tí wọ́n ni a ṣe ní kó tó bẹ̀rẹ̀ business tó fẹ́ sí wọn gan ó sí ó wà mọ́ wá ọ̀nà míì tọ́lọ́wọ́ bá ò sí kíní tọ́lọ́wọ́ bá ò yuwajihu lil khair sẹ́rí àdúrà tẹ́ ma ń ṣe yìí ẹ ma ń lò gẹ́gẹ́ bí ogun ni nígbà tẹ́ bá lo ogun ni pẹ̀lú àdìsọ́kàn wípé inṣáàlá ọlọ́ọ̀bá ó lo ogun yìí gẹ́gẹ́ bí sábàbí fún mi sẹ́rí àwọn àdúrà tó ma bí àdúrà ni pé nínú tẹ́lú ọlọ́ọ̀bá èmi ń pè wọ́n mú dẹ̀ ó dá lójú òun gbọ́ mi ó dá mi lójú kó sì gbádùn mi kí wá ń ṣe dẹ̀dẹ̀ ní kó wá rí átàrù ẹ̀ lójijì kódà èyàn kí ń ṣe ní mọ́jẹ̀ mọ́lọ́bà pé ọlọ́bà mo fẹ́ sàdúwà yìí fún ọlá gangan ni mo fẹ́ kíní wo ìgbàtí ìsìnkú fẹ́ lọ yáwó lọ́wọ́ yẹn báńkì ọlá gangan mo fẹ́ wó kíní wo ara èyàn kí ń ṣe báyẹ̀wó èyí mọ̀ bí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá nínú tó fọwọ́ pé kìní ọ̀nà bàbá mi fọwọ́ sí ní wípé ó wà rí pé kìní wà ma easy kìní o ma easy tó bá ti ṣe istikhara ó wà rí pé ó fẹ́ ṣe kìní náà kìní tó wá ń difficult sí ni ilé ma jẹ́ sáà pé ah kìní yìí in tó súnmọ́ jù ní pé kí n filẹ̀ ni kò sí wa ìsáàbì ismi zaujain wa ìrìhìmá kí wọ́n sọ́ra fún àwọn istikhara katamalẹ̀ yẹn fẹ́ sí ilé ìdẹ̀ gbajúmọ̀ dáadáa pàápàá jùlọ níbi ọ̀rọ̀ kóbìnrin wọ́n kọ́ bèèrè mú lọ wọ́n láwọn pé bọ́sẹ̀ mọ́sán náà ni wà afẹ́ lọ ṣe istikhara ni istikhara ta níbi ni a ṣe kọ́ ní ewu istikhara ẹgbọ́ ní ewu wọ́n wà mú lọ wọ́n ni àwọn fẹ́ lọ wo ẹwọ istikhara ta kàtẹ́nìsìn anẹ́bí ń sọ fún ẹgbẹ́ pé ó wà mọ́ sí dúwà pé wa anta allamul ghuyub ìwọ́lọ́ọ̀bá nìkan lónímọ̀ kọ̀kọ̀ ẹwọ tawhid ẹ̀yìn tẹ́yìn wá sí ní pé ẹ̀yìn wà mú kọlọ sọ́dọ̀ bàbá kan sí bàbá yìí nímọ̀ kọ̀kọ̀ wallahi bàbá yìí ò mọ̀ kẹ́kẹ́ tí ó ṣẹlẹ̀ lọ́la so ẹ jẹ́ ká ṣọ́ra fún ìyẹn so ilé ní nípa duahu alistikhara duahu alistikhara so nǹkan mi ti yákà tún ṣe ìran létí lé ní fún àwọn mùsùlùmí o ní pé nígbogbo àti ìyẹn bá ti rí pé aburú kan wà láwùjọ àbó ń jẹyọ àbó ti gbajúmọ̀ náà ni in tó ń jẹ́ ọ̀rẹ́ lórí àwọn tí wọ́n bá nímọ̀ nípa rẹ̀ òun náà nìkan ṣàlàyé fáwọn yẹn nígbà kí ní yóò dá ẹmọ́sìn in tó kọwà lọ́rin tí wọ́n náà ni ẹgbẹ́ sàlàyé fáwọn èèyàn in tó wákù fáwọn èèyàn ni pé sí wọ́n ṣe sí wù sí èyí ò láàrin àwọn àti ọlọ́ọ̀bá ní kàlẹ̀ yíò kù ó ní pé a wà ní mọ́ntí èní ní February 8 báyìí ó ní ọdún náà kan tá ní February 14 bẹ́ẹ̀ni ọdún jahannam kan ọdún tí ma ń gbéyànwọ́ kan tá máa February 14 ọdún yìí ń kọ́ ó jẹ́ ọdún aburú tó nínú ọdún tó ń ṣò bí àwọn musulmi bá ṣe ti ságán tàdẹ̀ ti jìnà sí ẹ̀sìn ọlọ́wọ́ bá tó wọ́n náà ní pé níbi ọdún yìí ó jẹ ọdún tí wọ́n ti pàmítì tọ́lọ̀ọba nínú àntọ́lọ̀ọba sí ní haram wọ́n dẹ̀ pàmítì wọ́n dẹ̀ sọ di halal mara lọ́wọ́ zina so ní February 14 yìí báyìí àyọ́ ti wọ́n ti ma ní ṣe ukop náà mọ́ ń pè ní àbí February 14 ti dé oníkálùkù ti ma wáyẹ̀ tí ó fi ṣe ọdún february 14 ọdún léyá àmọ́ ń pẹ̀rẹ fọ́fẹ́ ní fún iléyá ni àwọn ọmọbìnrin tàbí pa ẹran february 14 báyìí wọ́n ti wá kalẹ̀ ìgbẹ̀tọ̀ eléyìí tọ̀bọ̀ ni ó ẹlòmí bóyá dídí ọmọ márùn-ún ọmọ ọlọ́mọ márùn-ún yóò pa fún february 14 so february 14 báyìí ó gbà tó bá fi december bí kíní ó ẹ ti mọ̀ rí february 14 ọmọ february 14 wá pọ̀ngbò wallahu al-musta'an aláwùjọ wáwúdá ní ìsinmi àwátà ṣe february 14 ara mọ̀ pé ń tàṣe yìí ń tàṣe yìí wallahi ìyá rẹ̀ bóyá 40 years láti fi jẹ ìyá rẹ̀ ní gbogbo rúbẹ̀ a kí ń ronú sáwọn ẹ̀ṣẹ̀ tá ń ṣe yẹn bú fọ́lọ̀ búra kò sí intanibet aláìní kò sí bẹ́ẹ̀ṣẹ̀ ẹ jẹ díẹ̀ sallallahu alaihi wasallam wípé àwọn nǹkan márùn kan wà àwọn kan márùn kan wà ẹ̀yìn mú ń bẹ mú ń mú ń anẹ́bí ń sáàdúwà fáwọn sọfáwọn sàhábà ipé homson ṣẹ́rẹ́ àwọn kan márùn kan wà mú hmm. ń sáàdúwà kó mọ́ báyìí mú ń sáàdúwà kó mọ́ báyìí anẹ́bí wọn sọ pé lam tadhharil fahishatu fi qawmin ṣẹ́rí ìwà zina agbèrè ìtàtún design for February 14 Valentine zina yóò ní fánká láàrin àwọn èèyàn kan hátà yóò lè lórí ha débi pé yóò padà wá di tí ó kálé kákó tó ní kálùkù táàmà fi jẹun táàmà fi mọ́mẹ́ táàmà fi gbádùn ayé táàmà fi ṣe gbà ah, big boy ah big boy nílágbàjá ah, ó gbádùgbò obìnrin tó ti tán sábì àwọn eléyìn kí ló ń sọ kí tí ìbá ń ṣe pé àtọ̀rún àjàkálẹ̀ àrùn àwọn àrùn tó lágbára yóò bẹ̀rẹ̀ sí ni ma fán káàkiri láàrin wọn <clears throat> wal àwùjá àtọ̀rún ni àwọn epidemics àti àwọn àwùjá àwọn oríṣìíṣẹ́ àwọn àìsàn allati lam takun madat fi aslafihim lè tó ṣe pé àwọn tàti lọ síwájú wọn wọn fàdà nígbàtí ò tí ìsáwọn wàkúwà ìwà zinayi nígbà yẹn tó bìnrin wọ́n mọ̀ sọ fọ́n pé tọ́kùnrin bá lè fọwọ́kàn bá ìwò obìnrin tọ́kùnrin bá lè fọwọ́kàn tó tí pàwọn bàbá yẹn ẹ̀sì kí zina ìwà gbèrè yìí wọ́lẹ́ ó takò ìsàníyà ó takò pé èèyàn ní mí wọ́lẹ́ kò lọ kò sínú àdámáwa àwàlá nígbà yẹn jẹ́ pé à obìnrin ọkùnrin wá fọwọ́kọ̀ ọba ó kàn fọwọ́kọ̀ ọba ẹ̀ ìyá rẹ̀ yóò kó ládùgbò ingbọ̀n ẹgbẹ̀n bàbá yìí strong àwọn àìsàn ìyàwó làìsàn kìníkan kò sí àwọn medical kìníkan kìníkan ẹ̀yà ní ìdíkan bá bíjà àwọn medical lab kò medical lab láyà bàbá wa ìmí lọ 150 years láyé ní wọn ní ẹ̀sẹ̀ tàwọn lọ 120 èyàn tó bá lọ 100 by wọ́n mọ̀ ti pé tí kò ní lè gbádùn mọ́ hospital lójoojúmọ́ àwọn bàbá yóò wọ́n lọ sókò tó fi pé 120 150 years ni àmọ́ ẹwà wà wà ní ìsinmi báyìí àwa àti ó ti ṣe zìnà láti gbà tó kékeré o wá òbí òní jẹ́ yàrẹ̀ tó bá dàgbà wà láì jẹ́ yàrẹ̀ o ní jẹ́ kíni in awuyẹ ṣakáwọn ẹ̀ṣẹ̀ tánṣẹ́ kàmọ́ kàkúlẹ̀tẹ̀ kalẹ̀ o ní jẹ́ kíni ọ jẹ́ nínú ẹ̀ ní pé àwọn bàbá wo gbọ́kùnrin o àwọn bàbá wo gbọ́kùnrin rí àwọn wọn ò gbọ́ hiv eh, o àwọn sexually transmitted disease wọn ò gbọ́ o anẹ́bì ní pé kò síbẹ̀ sí ma sí ojoojúmọ́ lẹ́mọ̀ gbogbo sí àwọn àwọn kìnnìkan àwọn kìnnìkan ní ẹwà wo of the lung cancers of the tongue kẹlẹ̀ kódà cancer of the brain cancer of the finger cancer of the breast cancer of the kìnnìkan diabetes kìnnìkan tẹba lọ hospital yóò ríwà ìṣẹ́lẹ̀ rí o ríwà ìṣẹ́wọ́n tún lélẹ̀ wọ́n ní pé sniper kìnnìkan kìnnìkan kìnnìkan ní àsìsì ni ó kọ̀wọ̀n ní ṣe pé àwọn result in time ṣe bí máa kẹsẹ̀bẹ̀t àìdíkùn wallahi result in time ṣe ni alẹ́ kama tẹ̀dínú sudan wal jaza'u min jinsil amal irun sẹta bá ṣe ìwú ẹ̀lẹ̀ yóò ká èyàn kò ní gbàlùbọ́sà kó kẹfọ́ so ní ìsinmi ìwú february 14 báyìí àwùjọ wà ní takò wallahi àwọn òbí ọ̀rọ̀ mẹ́wọn tí wọ́n wọ́ sọ red and white fún ilé wọn kódà wọ́n ní àtọ́ ah, èyí ni fẹ́bì fọ́tí àbí tọ́ ìgbó tọ̀kí ẹmọ̀lọ ẹ̀lọ gbogbo tọ̀kí gbogbo dùn o wọ́n mú tó bẹ́bẹ̀ sẹ́ gbogbo wọ́n mọ̀ àmáwà òun ní sọ́rọ̀ because gbàtàwùjò ti sọ̀rọ̀ sí ẹ̀sà sọmọ jẹ́jẹ́ ẹmọ́ ẹ̀dàkùn díẹ̀díẹ̀ àwọn mo ti gbọ́ nípa àyá tó mọ́ mọ́ lọ hospital ó sì lọ sí kí family planning àwọn ọmọbìnrin tó fẹ́ wọ kwara poli àwọn bí mẹ́ta kan àbí méjì ó sì sí family planning fún gbogbo wọn kí ni túnmọ̀ rẹ̀ ìtúnmọ̀ ní ẹ̀dàkùn díẹ̀ díẹ̀ kó sàtí máa kó mọ́ bọ̀ sódì kejì kó dájú sí ìgbà tó bèèrè bá gbóyí wálé gan kò ti jẹ́ kan ti júmọ́ dákùn ó yàtọ̀ wó tó bọ́lọ̀ sí ní òvinú ta ló fọ́lóyún wọ́n bá mú wá káàkiri kíákíá ó sàrí sí ó sàrí sí wọ́n pọ̀ ọmọ ìtẹ́bí ọmọ zìnà ni bàbá èyẹ tó fún lóyún ọmọ rẹ̀ kọ́ kódà kò lè fi lọ́kọ in tí ò tún yíra ní nínú ẹ̀sìn kò lè fi lọ́kọ kìí sọmọ rẹ̀ nínú ẹ̀sìn ọmọ ìjọba ni bàbá yóò lè ẹ́và fi lọ́kọ tó ti pé bàbá yóò tún lè fẹ́ náà kìí sí sọmọ rẹ̀ kò lè jogó rẹ̀ bẹ́ẹ̀ni parí ni <laughs> so oníkẹgbà nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wàláhì a mọ̀ rí rìsọ́tì láwùjọ ló fi ṣe pé ta fẹ́ káwùjọ wá wà òkè àfi ká mọ̀ condemn àwọn burú iṣẹ́ tẹ́bà wọn bìkà kẹ́yẹ ma gbà fáwọn èèyàn ibò ló ń lọ tó wọ white and red wá wá wá ibò ló ń lọ àbúrò mi ni wọ́n wá jòkó ibò ló ń lọ èyí ní valentine wá jòkó so mọ́ tó fa valentine gan ẹ sọ̀tọ̀ rẹ̀ fún wọn ìtàwọn kan tí wò nílà ká ìtọ́kàn sí rádà ìdákan tán sí a hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam وسبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك